لي وادي ورشادي للورى أصاب الله بعلمه وتقى ورسل النسى وسيد من سجى كم شكي بك هجر خير أجلتم أعلمتم عليكم بالمؤمنين رؤوس رحيم فإن تولوا فقل أخزي الله لا إله إلا هو عليه توكلت والله رب العرش العظيم بسم الله الرحمن الرحيم في قريش في جمع الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أنزلوا من جوع وآمنوا من أرحام لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا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 وعلى الأنبياء والمرسلين وعادهم وصحبهم وعد الله وعادهم وصحبهم عن الله أدوك فعلهم الحمد لله أي نبوة محمد الله وسلم أبا تدعو ردوا تدعو ردوا دوا ọba tó dáwà tí ó pé orí kò jẹ́ lọ́lọ́tọ̀ kó orí máa lọ́lọ́tọ̀ ẹ̀mí tọ́rọ fún wa orí ni àlàáfíà tọ́rọ fún wa orí ni ìmọ̀nà ọlọ́run títí làákàí orí ni owó tó ń kàí ọ́sà ìfẹ́lòmí pé bákanáà wa ni ìmọ̀nà kílẹ̀ Islam oore ni àwọn alẹ́kàtúmọ̀ jẹ́ ààrò owó àtàkójọ sí bí ìfẹ́ àsíkiri ló gbé ọwá ilmi ń bẹ lẹ́sẹ̀ ilẹ̀ afẹ́ ààrẹ wọ́n yàtọ̀ fún àwọn alásìkiri àwọn ààrò àtàwọn ààlù mahabbati ilẹ̀ àwọn tó nífẹ̀ẹ́ ọlọ́run man ahabba shay'an akthara min dhikrihi sallallahu alayhi wa sallam annabi lọ́sọ̀bẹ̀ ìfẹ́ ọlọ́run ní jámọ̀ rántí ọlọ́run abá àbára ó sì wọ́n lámì dáadáa ìgbà tí wọ́n náà rí orí ọlọ́run lára àwọn ẹni ọlọ́run tí wọ́n tako هذا أول مرة الذي دخلت هذا المسمع المبارك وتعجبت كثيرا من قيان هذه العيون النجرة وهذه القلوب المباركة قلوب أهل الله وعيون أهل الله أولياء الله àkọ́kọ́ rẹ̀ tàádé bí pẹ̀lú àṣẹ ọlọ́run ní àyà alábàríkà yìí وأرحب بفضيلة الشيوخ الفضلاء القرماء Àwọn àti gbogbo àwọn àlfáàtì àjà tàà bá ní bíbà yìí tí wọ́n ti máa dédé àtàwọn tó wá bí lónìí láwọn alápàálé. Àhàlì Ìlọrin. Àwọn àfáà láti ìlú Ìlọrin ní àyìn. Ọ̀jẹ̀mí àti àwọn àfáà ńláńlá láti ìdílé bàbá ṣe ìbúrámù ya ṣùgbọ́dẹ́ látara ayò. Alladhina hadaru wa wafadu min ajli hadha al al-mubarak apàdé pẹ̀lú ojú àwọn àfáàkì àgbà yìí lẹ́yìn tàbí tí ń dọ́ra wa tẹ́lẹ̀ ọlọ́run ní àpàdé lónìí. Wà ní wárí himul Muhammadi yóò ti láàmìá. Ìmọ́lẹ̀ wọn tó sì fi ọ̀dọ̀ nígbà Mahapa wá pàtí mọ́ tó fi rí ní àjọ wá pàdé lónìí. Ìjẹ́ kí ọlọ́run fún àwọn àgbáwẹ̀ ẹni ọlọ́run tí wọ́n wá láti òkèèrè láti wá sí mọ̀ ọlọ́run yẹ wa sí àárín àti gbogbo àwọn àfá wa ńlá nílùú lọrin náà tọ́jọ́ pé ọlọ́run dá wa الشيخ مولانا الذي أذكر اسمه بكل احترام وتواضع بابا أبو بكر عبادي موضع قدل فضانا قوتة بالمعارف الرفانية حوالي من بلغا هو في سكي أصار تصداني كانوان فحسب لغة تصبيت إنما هو عالم كبير مؤلف يؤلف الكتب العربية والإنكليزية واليوروبوية إرشادا وتنبيها لقلوب أبناء المسلمين إلى ما هو خير والسداد ترى أبقى تمشي ọ̀nà tá gbà jẹ́ àfá orísìírísìí ni àwọn àríkèrè iṣẹ́ dáwà pé lára bàbá wa ṣẹ́pù wa gbáde nípa ọwọ́ wọn tàbí kọ́kọ́ rí bá àtijọ́ ọmọdé tó yìí àti gbogbo àwọn ìrìnṣẹ́ wọn ojú ọ̀nà tọ́lọ́run tó sì jẹ́ pẹ́kọ̀ márùn-ún àgbóòrùn tọ̀ lára wọn àti gbóòrùn gáì sí lára wọn àsìkò oòrùn pé kátàkà yìí bá ti ṣe bátàkì a máa yẹjú ìrókù ètí ọ̀pọ̀lọpọ̀ ṣù yóò kò ń lò káàna waliyan عابدا متوارعا يخشى الله تعالى لم يجمع بين الحلال والحرام فاطمة وين يلون لما بابا سو يوسف اجاري ابو بكر wọ́n ní àmúlùmọ́lá wọ́n sì lú pọ̀ mọ́ra wọn kọ̀ máa rùn lára wọn pé bàbá yìí ń ṣe bákabáka ni wọn ò tó kùnkùn ọ̀pọ̀ mọ́ mọ́lẹ̀ ìyí ń larí lára wọn la fi ń gba ti bàbá kó tó dò ní oríkẹ́ ọlọ́ọ̀dí sọ fún ọlọ́ọ̀kọ̀ ààrẹ a'udhu billahi minash ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله رواتيسه وكذلك الإمام الجزالي رضي الله تعالى عنه حجة الإسلام فسر هذه الآية الكريمة لأن هناك علماء وصنوف وضروب وأشكال من العلماء الذين يرسون القرآن ولكنهم ثلاث أصناف ìpín àkọ́kọ́ ní àwọn القرآن àti ojú ogun ظالم لنفسه tó jẹ́ sí pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú tọ̀ríkà pẹ̀lú ìmọ́ọ̀mọ̀ rẹ̀ pẹ̀lú dídálẹ̀ kéúlẹ̀ pẹ̀lú wáàsí òun náà sí mọ̀lẹ́mí ààrẹ sí alábòsílẹ̀ òun ṣùgbọ́n bàbẹ̀ kówó jọ ó sì fẹ́ ṣayé bàbá wa yóò sí ń bẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì mọ̀kọ̀tẹ́sìdò àwọn asìkìsìrì ẹbá sìrì máa fìyà àwọn nù ni àwọn ẹgbẹ́ gbàzálìkè ní àwọn àkọ́kọ́ ní sáré gbàzálìkè ní mahajújù àwọn àtẹ̀kejì ló pè ní ẹ́ àjájù nígbà tí ó tún kẹta sáàbíkún bílkẹ́rá ti ní ìsinilá wọ́n láwọn ni hujjatu islam bá a máa rò bẹ́ẹ̀ ọlọ́dí apáwà bá jù bẹ́ẹ̀ lọ. ẹwọ bóde ìtìrí ẹwọ ìdògbó náà ti farabalẹ̀ kò sí ní sí àwọn àfẹ́ rí lára àwọn àfáà tẹ́ pé mọ́líkì ọ̀dá ìjòkó ọ̀dá àgbúrò ní àyìn sákífẹ́ sáàrin agbó káàkiri máa gbúrò gbúrò àti igbó múmu kánígbórígbó afẹ́ gbádùn àti fìrí sáfigbó sára náà gbogbo ẹ̀ náà húwa húwa ni kò sí lọ́dọ̀ bàbá ní àyìn bàbá ọlọ́njẹ́ ìpẹ́ ọlọ́njẹ́ jẹ́ ìmọ́lẹ̀ ìsìlámù pẹ́ ní fún bàbá wa àti fún gbogbo wa náà ta wá àti fún lú lọ́rin àti fún bàbá wa bá lọ́rin wá fi ṣe ò àti fún bàbá ìmọ́mù ayé ìmọ́mù fúlàní ìmọ́mù malé àwọn ìmọ̀ wa tó kamal khalifa wọn bàbá wa tó adam khalifa wọn bàbá Zawji Gis àlífà wọn gbogbo àwọn kúlàfà al-ilm wàkúlàfà al-tasawwuf wàkúlàfà al-wa'd wal-irshad fi bilad Ilorin wa ma jawaraha àáfẹ́ àdúwà yìí azẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́jú kan ní gbogbo olú ayé tó jẹ́ lu Islam náà ni àwọn kèfè ìtajúkọ المشارق الأرض ومغاربها يواجه أعداء الإسلام بمحاربة شديدة نهو بلدان المسلمين في كل مكان في أنحاء العالم وهذا البلد الأمين هلالي من ضمن ما يحاربون بالاستطراب والاستضراب وجميع أنواع الأفكار الهدامة إلون إنا جاك أجوى التفراشي فتاف يبقى جيسا سقط بمبه خان بمبه درن بمبه gbogbo olúdá alkùnrin tí ń dún tẹ́sì tí ń dáhùn tí wọ́n mọ́ kankan mí ìjọlọ́ lọ òun ni wọ́n fẹ́ bàjẹ́ pẹ̀lú gbogbo àwọn ọ̀nà lóríṣìíṣìí ọ̀nà òṣèlú ọ̀nà ká gbé owó kalẹ̀ ọ̀nà ká máa tásọ́ sílẹ̀ ọ̀nà kásìmọ̀ pé àwọn nǹkan ṣẹ̀mbáyé tẹ́jẹ́ pé ìṣẹ̀rà áti jẹ̀dídà wọ́n ń gbé kalẹ̀ ẹ̀dàkùn wà sí tí wọ́n ní á ti tọ́pìkì náà ní wípé at-tasawwuf آثار التصوف في المجتمع الإسلامي ni mọ̀dúù tí wọ́n fún mi èyí iná nù o aláwọ̀ gẹ́gẹ́ bí tí àwọn sùúrù wá fi léwà lẹ́nu àti sàdátù wọ́n sọ̀fì yìí من التجانية والقادرية وغيرها فأنت كما سيستغفار كما ستلات كما لا إله إلا الله عاشري سجوكا gbogbo ewu yí ń bẹ lórí Ìlọrin táwọn olóòwà ìta àmọ́bí tí ó ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ká búra akọ́lélé yìí ọ̀rọ̀ ká jàkọ́ ẹlákùn ọmọ pàrò yìí mi pọ̀ ní tó bá dúnni ní pọ̀lọ́rọ̀ ẹni àwọn ológbò àti ajá àwọn ẹranko tí ìdẹ̀gbẹ́ wọ́n wá pẹ̀rẹ́kò wọ́n wá jà sí èmi ní gbé lọ èmi kí ń gbé ìwọ ló gbé èmi kí ń gbé ìwọ ló gbé èmi kí ń gbé kìnnìún wá dé olùgbọ̀ wá bí ọgbọ́n olóògbò àtàjá kí ló dìjà yìí wọ́n ní àwọn pa ehoro àwọn pa gbá àwọn pa àwọn wá fún eré dìjà mọ́tọ́bájọ́ bẹ́ẹ̀ ìwọ ló lélẹ̀ lẹ́ wọ́n tí mú kankan ẹwà gbóṣùn wà wọ́n á gbóṣùn wọn alápá méjì wà èyí tí wọ́n fi wọn èso lọ́dọ̀ àwọn ìta irinṣẹ́ ilé lọ́bá wá wọn sọ tún wọn sọ sí ibi tó bá wá yóò tó mọ́kẹ̀lẹ̀ sẹ́mbẹ̀ yóò sẹ́rẹ̀. Ibi tí ń tí ń bá wọn pín ọparí oúnjẹ wọn lọ́wọ́. Ẹlẹ́kùnlélò ìlọrin lónìí, ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ ẹlọ́gbẹ́ ìlànà lọ́wọ́ yìí. Tó ti jẹ́ pé àwọn tí wọ́n wá pa ṣubú tí lọrin yìí, afẹ́gbẹ́ ìlàyà fún bẹ̀. Afẹ́gbẹ́ dínù fún bẹ̀. Afẹ́gbẹ́ ìlú

àṣàmì dáadáa ń gbà tí ó kàn wá bá wá rí kí wá lò ọmọ wa tí ń bọ̀ ń kọ́ gbogbo àwọn alúlẹ̀ lárúbáwá Lebanon ẹlọ́wọ́ tàbẹ̀ Lubnan ẹwọ́ tí ń ṣẹlẹ̀ ní Sudan níjòjúmọ́ ẹwọ́ tí ń ṣẹlẹ̀ ní Iraq lọ́wọ́lọ́wọ́ Syria gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan báyìí tọ́jẹ́lu ìfọ̀kànbalẹ̀ Islam tẹ́lẹ̀ rí mo ti dá wàhálà síbẹ̀ ọlọ́ndọ́kùnmọ́ dá wàhálà sí lùwà yìí àti gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà ẹni wá mọ̀ pé Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ kọ́dá nǹkan mọ́ sí bẹ́ẹ̀ kó tẹ àmìnà àtẹ̀sẹ̀ tá a ṣẹ̀ lánàá tá a dé bálẹ̀ ọ̀dọ̀ àwọn òbí wa àtẹ̀sẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí tá mọ́ra ni bí ìbá ṣe pé mo rò ó ń tẹ́ قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم وقد كذبتم وسوف يكون لزاما قال ما عربه دعاء قال ما عربه أني بابا قوة جوزي هذا ذكري كافي سإحياء ذكرى مولد بابا والشيخ أحمد التجاني الله ولا بابانا لدى الله àwọn tó ṣe pé ọlọ́run fi ṣe káyé tó lóun ta fẹ́ wíì Múládàrẹ̀ bàbà bá wá sí ara bẹ̀rẹ̀ ti já ní, múládàrẹ̀ bàbà bá wá sí Ibrahim Niyá, wá múládàrẹ̀ bàbà bá wá àgbà ní pàkátà yóò yìí tọ́jọ́ àgbà bàbá wá nílùlẹ̀ yìí, lọ́nà ti já níyà wá mọ́ bá gbogbo àwọn bàbá ńláńlá tí wọ́n ti lọ tó ti fara sí tọ́lọ́run tí lọ rí méjì lọ rí tí bàbá tí ó yẹnu ọba tàbá wí nì dákùn bá wa wí sí ẹn bẹ̀m̀bẹ̀ kèmínà bẹ̀m̀bẹ̀ kí gbogbo olúwa bẹ̀m̀bẹ̀ wàhádà tíkẹ̀rù àbíkì ìta fẹ́ẹ̀sẹ̀ ìyàdúwà Báwọn bàbá wa àtàwọn tó bí wa. Àyá ìmí ó wà láàmúwá. Yóò jágbó àtàwọn tí ń bẹ láyé àtàwọn tó ti lọ. Ilẹ̀ dí ìrìn àdárú. Yóò tún máa jẹ́ tí gbogbo àwọn tàwà yìí lónìí. Àhádà ìmọ̀ṣmọ̀ ìlà àdím ilẹ̀ ìsìlámi. Àwọn tàwà jò kó mọ́lẹ̀ ti ìsìlámù yìí lónìí yóò jẹ́ tiwa náà. Òkúta ṣùyókùnà. Pàpàá jùlọ àwọn àfáà wa. Òkúta lẹ́hùnà. Àwọn ẹni ńláńlá. Àkádà túnmọ̀ من من سجال àwọn tó wá láti bí wà láwọn ní Senegal Ọlọ́run sàbí ti dáadáa fáwọn náà. Ọlọ́run bá dáadáa fún wa. Wọ́n tàbí pé astaghfirullah Allah, astaghfirullah Allah. Astaghfirullah Allah, astaghfirullah Allah. Ọba àwọn afẹ́lẹ́ bá ti fẹ́ràn bàbá wa ní ìwòrán àjò bó ti bẹ́ẹ̀ ní ìwé tó, wọ́n fẹ́ bá dá sí kìrì bolẹ̀ pọ́pọ̀. Allah, Astaghfirullah, Allah. Astaghfirullah, Allah, Astaghfirullah. أستغفر الله الله أستغفر الله الله dákun ẹjẹ́ gbogbo wọ́n pàtàkọ̀ káwí dáadáa. Astaghfirullah, Allah, astaghfirullah, Allah. Astaghfirullah, Allah. Ọkọ̀rọ̀ àforíkì lọ́dọ̀ ọlọ́run. Allah. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah.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 عليه صلاة الله عليه سلام الله عليه صلاة الله عليه سلام الله عليه صلاة الله عليه سلام الله Bàbá wa àgbà, bàbá wa àgbà, bàbá wa àgbà, Ìyàtùlá lè sàlẹ́bùn lọ. Bọ́bẹ̀ ni bàbá ọjọ́ Ahmadu Tijani. Àrọwà ìkùnlẹ̀fà ìhẹ̀m. Àti gbogbo ẹ̀mí àwọn tó rọ́lé fún ọ. Àkùnlẹ̀ ìhẹ̀m. Àti gbogbo àwọn ọmọ wọn. Fà ìhẹ̀m. Àti gbogbo àwọn tí wọ́n tara wọn tó. Àrùn ìwádìí ti ṣe Abubakar Yusuf Abubakar. Fábúwà yóò mọ ni bàbá wa tó jẹ́ arúgbó fún bàbá wa sọ́rọ̀ Yusuf Agbáde. Àti gbogbo àwọn tó kú bí àwọn náà. Àṣàrí ẹ̀kẹ́. Àtàwọn àfá àkọ́kọ́ wọn ń kéwú. Ọjọ́mí amúwá tẹ̀lú Mùsùlùmí. Ó fún ma bá gbogbo òkú Mùsùlùmí káàkiri. Allahumma rahamhum jami'an. Ọlọ́run bá akẹ́ gbogbo wọn. Àwọn náà tàwọn ṣàdúrà fún wọn, ọlọ́run jí sí wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹnu tábà sí inú ayé náà àlè sí tán, ọlọ́run sí kọ́ yanjú. Mo fi jẹ̀kó iná bẹ́rẹ̀ mọ̀ bá tún ṣe díẹ̀ ká tó dé ìmọ́mù ẹlẹ́mí ńlá ọlọ́ni wọ́n tọ́wọ́ sẹ́lànà wọ́n kí jímọ̀ wọ́n ti kí wọn ìṣáì gbọ́dágún mọ́kànlájú méjìlá ọlọ́run lásìkò tó mo fi àsìkò yìí náà bẹ́lọ́run ọlọ́run bá ń kẹ́ wọn gbogbo àwọn tàà jẹ́ ń gbèsè bàbá adam mo tó bá ìkòrí bẹ́lọ́ fún mọ̀dírò markel ṣe àbíbọ̀lá alamọ́kànkan wọn adam lápapọ̀ kí fẹ́ tí wọ́n ní ṣe lọ́sàgbò ní fẹ́ gbé mọ́kí fóòrùn kalẹ̀ apọ̀ ń bẹ̀ ní ẹ̀bá ìṣẹ́ kara wọn iye padà wá mọ́rin nǹkan jẹ yóò náà ni tàbí ìjọba jẹ kọ́ mọ́wọ̀nú èèyàn gbọ́dọ̀ fóòrùn fẹ́ gba ìkọwá kó bá mo wá ro tí mo lè wí tó lè máa ní kóńkó tí ò ní gùn púpọ̀ ọkàn mi wá lọ bí Suratu Muhammad bí áyà kan àbáyà méjì níbẹ̀ láti lọ Suratu Ra'd ká mú áyà kan àti kejì rẹ̀ kí n fi sàlàyé sí Suratu Muhammad في معنى آثار التصوف في المجتمع الإسلامي قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلم واعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم بسم الله الرحمن الرحيم واعلم أنه لا إله إلا الله وتجد لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم يسوى او تبغيز صوفي اقول جك صوفي وتبغيز اي طريقة من الطرائق الصوفية كنت فيها او كنت عليها او كنت بها gbogbo tó wò lè máa ṣe ní súfí tọ̀ríkà owó lè jẹ́ ọlọ́run fẹ́ kọjẹ nọ́fà alìlìbà wọ̀ nọ́fà alìlìnáàfi àjùmáyì èèyàn ló fi jẹ́ pé súfí rẹ̀ ó fi gẹ́gbé ó fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka èèyàn láàrí pé súfí ṣíṣe àwùtàtàwò ṣíṣe tààbá wo ara fi tí àti sọ́ọ̀tì àti fà ọjọ́ ara fi mẹ́rin èyí ta mo rí gbọ́lújọ́ kan tí bàbá wa ṣe wà tí mo ṣe ọlọ́run wa jẹ́ gbàgbé tàtọ́wò táà kẹlímatun ìṣẹ́mà àti aláàrùfà àtàrùfì táàun sọ́ọ́dú wáwú fà tàbáwé ti báà kí lọ́lọ́run gbà kí làwọn tí wọ́n fi gbé lọ́pù tàtọ́wò kalẹ̀ méjìlá ní lẹ́m̀bẹ̀ táa bá ti lè ṣe láàrí pé ìgbẹ̀nà láti mọ̀ pé ń tẹ́ bèèrè tọ́pìkì yẹn ǹjẹ́ ìjẹ́ máa ṣe súfí ó yẹ kó wúlò fáyé àbí ó kó wúlò ǹjẹ́ súfí ṣíṣe ó ní ayé lára ni tẹ́ntẹ́ á mọ́sí mẹ́yìn àbí kò ní ayé lára ó sàǹfààní fáyé àbáwọn tí ń ni àbáwọn tí ń ṣe ni ò fàníyàn ajẹ́ pé súfí ni ó ní ayé lára súfí ò ní ayé lára níjọ́ tí wọ́n ti gbé kalẹ̀ ní tí ń wúlò fáyé ẹwọ ẹwọ yìí èèyàn tó jòkó bí lónìí ẹwọ àǹfààní tí bàbá wa gbàdé ṣe fọmọ ẹ̀dẹ́ èèyàn láyé táwọn wà ẹwà orú àwọn súnfí bẹ́ẹ̀ tẹ́ tó dédé tó ti hàn yí pé súnfí wúlò fáyé bàbá bí ó tàbá tẹ̀lé àkọ́kọ́ táàrù omi ni táwùbà ẹni tí ọba ti súnfí òdodo yẹjìbọ̀ àlẹ́yìn àníyàn tí ó bá ilẹ̀ Allah tawbatan nasuha kọ́ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kọ́ máa padà kó ní tó ti ṣe tí ọ̀dá ayé fagídí sí lọ́hun tọ́ọ̀bá fagídí sí kọ̀tà pé mọ́jẹ́ lè tá ní ọwọ́ mi lọ ibi kí sẹ̀tánì máa wọ ni lọ náà ní jẹ́ tọ́ọ̀bá ọlọ́n ti dá àwọn gàrá nígbàlá bá ti ti súfí almar'alatul akhira náà ni tasawuf jẹ́ nínú marahilu ad-din al-islami Nígbà tàbárí Islam, tàrí Iman, tàbárí Ihsan. Ihsan náà ni báàbù àtàsáwò. Ìbẹ̀lá parí tẹ́sí ìyẹ́lẹ́ tó wá di súnfí tán tí ó tó gbọ́ orí sọ́dọ̀ àwọn bàbá láláwọ̀ yìí, tí ó sì gba tẹ́rbíyà, tẹ́síyà, tẹ́rkíyà, tí ó tún wá jẹ́ kó ní ọmọ ní ayélá ajẹ́gbẹ̀rúwà ó tó ṣe introduction súnfí lọ́nà tí ọ̀dá sáyé àtàwà làkọ́kọ́ táàrùn àtàrí nítùmọ̀ kejì àtàwà kúnnú aláàrẹ̀ ọ̀rọ̀ tí ó sọ síyàwó ẹ̀ ọ̀rọ̀ tó bìnrin sọ sọ́kọ ẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ sọ́mọ ọ̀rọ̀ tó mọ́ sọ sí bàbá ọ̀rọ̀ tó mọ́ àníbà tí tí ó wọ́ sọ sí mùrídí èyí tà náà Muhammad gbé kalẹ̀ ìtàlù kòránì píkalẹ̀ ó di méjì lábẹ́ táà ẹ̀yẹ́ kẹta lábẹ́ táà òun náà ní kí ni àtàwọ́kùnlù alàlá ẹni jẹ́ òṣèṣú bí ò tún gbọdọ̀ mú nǹkan kó tó lẹ nǹkan mọ́lọ̀ mọ́ qala ta'ala nínú àdísì wọ́n lànà annabi sọpọ́lọ́ sọ pé man 'amila 'amalan ashraka fihi ma'i taraktuhu wa sultahu ẹni bá ṣe kan nínú iṣẹ́ tó lóun ṣe bí mi ọlọ́run Fọ́lájú lọ dálẹ̀ ní ilé kí omi záwí náà ni, wọ́n àti náà ló gbé kalẹ̀ ni, àṣírá kan fi ìmọ́ ìtọ́bá ti ṣe nítorí nǹkan mí àtọ̀sọ́lọ́ tààtùhù wọ́n ṣe kàrù. Ọlọ́run ìgbégbà lọ́wọ́ ẹ̀. Kálùkọ́ yẹrẹ ẹ̀ tí bàbá ní awí fún wa nù. Táwọ́ bàdà kọ́kọ́ lábẹ́ táà. òun náà máa bí tó ń bì lọ́ngì sí. في النهار هل هل وفي ليالي يعلم الله عبارة عن مثال وفي النهار هل هل Ọbádọ̀ tán, ẹlá, ẹlá, ẹlá, ẹlá, ẹlá, àwọn àpẹtẹ sùúrù yóò rọjú yóò dákú látọ̀ tó mọ́. Wọ̀fí lẹ́yẹ́lì, ọbádọ̀ orú yà alàmọ́lá. Ọlọ́mọ tí ń dáwò, ọ̀nàmọ́ tó ń dáwò. Báàbù àkọ́kọ́ nínú súnfínù. Báàbù ẹlẹ́ẹ̀kejì, láàpọ̀ síbi sọ́ọ̀tì òun náà kó sí mẹ́ta sọ́dí àkọ́kọ́ ìmẹ́nìkìní asọ́bọ̀ ẹlàpọ̀ ń dọ́bá ti ṣe sùúrù kò ní ní ìyàwó ẹ̀là kò ní ní aládùúgbò láà súnfí tí máa ń bẹ náà olóṣèlú àìkó ṣe sùúrù àmìábílé wíìdí àdábílé kéwú tẹ́wàá dépò ìjọba tẹ́tẹ́ ọjọ́ kọtẹ́kẹ́ ẹ̀bá ńlẹ̀ ni ẹ̀ẹ́sì fílẹ̀ lọ ni ẹsẹ̀ tó ayé kan ni bàbá wá sí ẹwọ iye èèyàn tí wọ́n wúlò fún èèyàn mẹ́rin lọ wúlò fún pàtó débi ìjọba ohun àṣẹ sùúrù ni nínú súnbí lọ́wà ẹlẹ́ẹ̀kejì ṣe tẹ́wúrí ìdíjọ́ kó yẹ̀jọ àti wọ́n mọ̀ orí dínà ẹjá máa sọ ká máa sòdodo gbogbo ẹgbẹ́ máa jẹ zú fídíò sòdodo ní tààrẹ ẹ̀mí tọ́bálóhun táyà rẹ̀ ní tàtórí màláìkà kọ́ọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sọ́ọ̀ òun náà kí ni ọ̀fà olùkọ́lù jọ́kàn rẹ̀ ọmọ sọmọ làkejì ẹni ọlọ́run bá sọ rẹ̀ fún lára rẹ̀ mọ́ bínú sí mọ́ sì bá owó náà bí ó ti ṣubú ta àti sọ sí okòwò wáò náà ní túnmẹ́ta ìtumọ̀ mẹ́ta lábẹ́ tàtàwò wáwà kọ́kọ́ alwara àtàjẹ́ bàbá azọ́ àmọ́dà Tìjání àsìkò náà ọ̀pọ̀ púpọ̀ àwọn táàtì sẹ́pọ̀ bá bá tẹnubọ̀ ìtàn wọn kó tó dàbó ti dà ìtàwà ọlá wọ́n tọ lónìí sí rí rẹ̀ ó ní tí wọ́n fara gbá lágbàwò ìyàwó kú léra wọn ọmọ rí nǹkan jẹ wọ́n kó kí wọ́n rìn kiri títí tí wọ́n fi débi tọ́lọ̀ wọn tó wọ́n pàdé àánú ọlọ́run onínà làwá ti dáyé onínà làfẹ́ dàgbọ̀ onínà làfẹ́ kò nǹkan jọ àwọn bàbá alẹ́ ilẹ̀ tí bí agbọ́rọ̀ wọn bàbá alẹ́ àdámgbá bàbá alẹ́ owó ìdí àgbà bàbá alẹ́ kalájú gbogbo àwọn bàbá ńláńlá bò ara wọ̀nyí agbọ́rọ̀ wọn bàbá kalájú jẹ́ kó sì bàbá anúrà kí mo mẹ́mẹ́ bàbá fọ́lọ̀ sọ́lọ́ Àbá nílùú nǹkan, bàbá Kamal, bàbá Adam, ebi pa wọ́n, ìyà jẹ wọ́n, àwọn náà kó ìyàjẹ ìyà bá tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ń bá ń jíyà, tí a máa ń jẹ́ èèyàn tó bá sì jẹ ìyà, ó sẹ́kù lẹ́nu. Àmọ́ bí a bá ń jẹ́ ọ́tọ́ bá ṣe sùúrù, ìwọ náà rọ́jú kó ìyà yókù kó jẹ́ ọ́tán alìwárà àtàjẹ́ ìsàtàjẹ́ kámọ́jẹ́ àrámù ní jẹ́ kí wìláyà jáde láre èèyàn Oyo sí jẹ́ ọmọ jẹ́ àrámù olóòkọ ọmọ gba fáìlì kòkó fáìlì ní fáìlì kọ̀dárú kọ̀dàkátìlú ní kọ́pìn kọ̀dàkátìlú lórí ìjọba kò níta ní òmù ọ lábẹ̀ wáò ó tún ahad wọ̀fáwò ahad wọ̀fáwò ahad káàmà má dé òṣè àdéhùn láti lọ́dọ̀ sí ìwọ̀ lagbọwọ́ ìmọ̀ ti láti mi ìmọ̀ ti wàsífà ìmọ̀ wájú ojúmọ́ mọ́ dalẹ̀ fún sẹ́rù àìdálẹ̀ fáwọn ẹni àná tí bàbá wá sí ẹwọ́ lọ́wọ́ tàjọ kólónì tó wá fòkùn fún wa lónìí mọ̀dé àyákà mi kí ni wọ́n tó wọ́n ṣe mọ́lìdì sí àwọn àti jáde lọ́pọ̀ wọ́n tó lè ṣàmẹ́bì ń wọ̀ báyá wọ́n wá gbíra wọn kalẹ̀ pé ọmọ ṣe mọ́lìdì mi wọ̀fá òfin àájìl ní ìmọ̀ sí yín ní ìmọ̀ tẹ̀lé yín àdíkáwà ni wọ́n múṣẹ̀ yìí ẹ̀wọ̀n tọ́lọ̀ ti fáwọn náà ọdọ̀ wà wá mẹ́wàá ní kọ̀rọ̀ àti gbangba àmẹ́lẹ̀ fa orójú ṣéwù nìkan tó bá dẹ̀yìn wọn ká sì jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta nínú wọ́n kákùkù gbà tán yẹnyẹ ká má gbà láàbọ̀ ọ̀rọ̀ táwọn tẹ́wù sọ láwí àwọn ọmọ sí tẹ̀lé ẹ̀já ẹgbàta gánà fún un láò ẹjá mọ̀ lọ sí ní ilẹ̀ yìí ẹmọ́ sí bẹ́ẹ̀ káàkì mọ́ sí bẹ́ẹ̀ fọ́lọ́ àwọn ìsìn àwọn àfáàlà ń jàmbá ara wa káwọ́pá ń jàmbá ọlọ́run ẹni tí kó wá bá sí yọ́bà ní ẹrù rẹ̀ lórí wáàwọ̀ mẹ́ta ti pé àwọn akùfà tàṣọ́wọ̀ nígbàtá àbá ti jàmbá ọmọ làkejì ẹ̀rì ìpínlẹ̀ súnfídẹ̀ rẹ̀ bá ti ó wúlò fara àdúgbò ó wúlò fara ìlú ó wúlò fún ìjọba ó wúlò fáyé bí wọ́n ti ṣe tọ́lọ̀ ẹwọ tí bàbá tí Ibrahim ní àti tánwò ní kaula ẹwọ táwọn àgbà àwọn bàbá tí àmọ́dá ti já ní dánwò láyé ẹwọ tí wọ́n dánwò pẹ̀lú ọkọ̀ ọlọ́run yìí náà bàbá wa Ahmadu Badawi ń jẹ ní Cairo ní Masar àwọn kò ní Cairo tàbá lọ sí ọ̀nà tọ́ntọ̀ tàbá lọ sọ́nà Skandaria bàbá náà Allahu akbar. Ẹni ọlọ́run ni wọ́n púpọ̀, tẹ́ máa ń ṣe bàbá ìgbogbo ẹranko ní wábẹ̀. Kìnìún wọ́n wà, ejò wà, kò sì ní bá ẹnìkan jà kàrùkọ lọ́lá bí àwọn ìṣẹ́dọ̀lá gbogbo àwọn ṣùyú wọn kó làfá wọn wá ń péjò kọrùn kéde tí wọ́n lóògùn délẹ̀ ìmọ́nì ìgbà fọ́lọ̀ ni ọlọ́run ọlọ́bì kan tàà bá ti dúó dédé ìtààfẹ́ ọlọ́run ó sì kó jẹ́ pákírò kó jọ mọ́ báwọn sí kódà bó lówó lọ́wọ́ kọ́ mọ́ rìn jọ mi bí ẹni pé kò ní nǹkankan àmọ́ kọ́ mọ́ fún yẹn ẹ̀rí bàbá wa ẹ̀ ní bá wọn pẹ̀lú buhari àtọ̀kan tààrírò ẹ̀rí wọ́n máa lọ bí bá mọ̀rá ti jọ mi àti tọ́lọ̀ ti lú àsóbù ayà tó báyìí fákírònù ẹlẹ́ẹ̀kejì fíkírònù fáà náà ni máa ronú nípa ọlọ́run mọ́rò pé tọ́lọ̀ fún kò sí fẹ́lòmíì máa ṣe bí ẹni kò tí jẹ kankan máa ronú ọlọ́run ní gbogbo wa lórí bá fàná orílọ́lọ́ kí a tán sọ́dọ̀ ọlọ́run gbogbo méjèèjì láìlì òun ni kọ́ ìdà tí àtàtàwò fún dúró lórí tàtàwò tàtàwò fún ni a mọ gbogbo àzìkáàrù a sì máa wí lẹ́nu àmọ́ àlò tàtàwò fún kejì tàtàwò fún àmàlí àwọn àkọ́ òkéhù àwọn ń ṣe súfí àwọn ẹwọ̀n ìjá àìsùn wọn èdè ìlára àwọn èdè àmọ́kọ̀ mọ́ nǹkankan kọ̀ nípa séwù kankan mọ́ nǹkankan tí ẹnkan lọ wà sí tàtàwùbù àmàlìkì àwọn akọ̀ tàtàwùbù àkàláàkì omi tàà fẹ́lì sínú ìsọ́tàwà àgbàlagbà àwọn ọmọ kéékèèké níwà bí ẹ bá níwà tó bá jọ àwọn sàábé sí ọmọ lọ́ti jẹ́ ní tọ́jọ àwọn bàbá wa lálálẹ̀ yìí náà kò lè tó bẹ̀rẹ̀ wó dìí ọlá òtì tó wọ́n jẹ́ kí èrò ṣe súnfí kọmọ̀ dàdúgbò ní bàbá rẹ̀ ní kọmọ̀ mẹ́sọ̀ bàbá kọmọ̀ mẹ́sọ̀ ìyàkọ́lọ̀ òun súnfí òun di ẹnìkan òun dóyẹ kan ọ̀họ̀ ṣe súnfí máa súnfí súnfí فاغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم مبعث لما يدني أنه أمرني أمر وجوبي أمر الله تعالى بهذا اللفظ واعلم علما يكينا قوطوني ورود الفومة سيوفي لو wọ́n ọ̀bá lè lọ́lé kí ó súnmọ́ àrá bóòlù kí máa wí anáwọ́ kí mọ́lẹ̀ lásán bóòlù mọ́ mẹ́lò ni ń wí bóòlù ń wí ìgbà orí kí ń wí níbo ní ti jòkó aṣọ tí ń bá wí máa jòkó tí ń bá wí annahu la ilaha illallah ma'rifa sáájú ma'rifa

àkókò máa zọ̀wò tí ó fi ìnira kan gbogbo ara ayé nítorí bàbá wá jẹ́ wá àti àkọ́sọ̀kúsọ lẹ́nu wọn rí nítorí márífà ti wà wọ́n ní márífà wọ́n ní ilmù wọ́n tún wá ní amal wọ́n tún wá ní kólùkùn tọ́yẹ̀ ìwà tó dáa ìwà lọ́wọ́ jòkó tí tí wọ́n há ó fún aní ẹ̀dàkùn torí Bàbá ti gbé lórí kí ní jẹ́ Allah, kí ní jẹ́ la ilaha illallah, ara fi mélòó ni, nùríyà ni àbí Zulmaniya, àpò láàmà wí, kí ni kí la ilaha illallah. Kọ́lọ̀ bọ́bá gùn púpọ̀, ọwá tó ní wọ́n tó fi lè zambika. Wọ́n tó tó fi lè zambika. Ọwá rẹ̀ kí Kò ní wọ́n rí ọ̀gẹ́ lọ ń bá kẹjẹ́, lọ ń gbá nǹkan oníkan wọ́n ti ẹ̀, ó dé sí sí, ẹ́sẹ̀sìrì ní Sunday, lọ túbá, lọ jáwọ́ ẹ̀sẹ̀, lọ padà. Níbi tí wọ́n náà mọ̀ tọ́, ẹ̀kan mọ̀ kò ṣe é, ẹ̀sì kìfàárù. Amúrù ni wa'adam, amúrù náà ni wọ́n sẹ́sìrì ní Sunday kà. Ọ̀tọ́wà ni wọ́n lè mú mi ní ẹ̀rẹ́ tó di gọ́ọ̀sù tó di Sàmọ̀dání tó di Khalifa tó di nǹkan ńlá tí ò wúlò fún ọmọ tí ò wúlò fún ẹbí tí ò wúlò fún ìyàwó lọ́nà ní ọjẹ́ kankan. Sírù tó wọn àmọ́tò wọn kọ́lé wọn ń tẹbí ń pa wọn, ọ̀ jẹ́ kankan lọ́dọ̀ Ọlọ́run ọmọ tọrọ bá nẹ́bì ti jẹ́ pé ràúfù rahim lil mu'minina ràúfù rahim ní mẹ́lábẹ̀ wọ́dì lil mu'minina wal mu'minat ẹ̀wọ albarka ti ara akọ́wọ́lá jẹ lára sí òwò Ibrahim yẹn tó bá ti àkómólì bí gbogbo ìjọwọ́dà tẹ́lẹ̀ ní àwẹ́ẹ̀kọ́ nígbà tí wọ́n bàlújẹ́ tẹ́rù tí bàlújẹ́ tẹ́gẹ̀ nìyàn jẹ́ lára àwọn kọ́nà bó ti di tẹ́rù tó dálé kéwìlẹ̀ ládúgbò tí àwọn aládúgbò ọmọ sẹ̀lbárkà láàrin mẹ́jọ wọ́n orílẹ̀ láàrin mọ́mọ̀ sẹ́pẹ̀ fún wọn wọ́n máa bú ẹgbẹ̀lẹ́ wọn bí wá àti ọgbẹ̀gbẹ̀lẹ́ wọn nú ilé wọn á máa pé tó wò tó súnmọ́ ànábì tó súnmọ́ kó ti ẹ ti jẹ́ wọ́n ni ni mọ́ mi ní wọ́n ni mọ́ mi ìjọba tọrọ fún ẹ tó wá bá ọkọ́ sẹ́wọ̀ ẹgbà mí ànábì ń gba gbogbo ìyẹ́lẹ̀ ni ṣé ìwọ́dọ̀ wọn gbogbo ìyẹ́lẹ̀ ni káwọn àjọba ọmọ̀pá níṣẹ́ òkan káwọn onírúnsẹ́ ọwọ́ ọmọ̀pá níṣẹ́ òkan bí ọba jẹ́rẹ̀ gbogbo àwọn gbajúmọ̀ tó jòkó tí wọ́n jẹ́ executive member yìí wọ́n wá jòkó ti bàbá alọ́rọ̀gá bàbá ń talù wọ́n ni ìbámọ̀ lájọ́ ilẹ̀ mìíràn bá ti wá wẹ́gbẹ́ yìí àti àkó nǹkan ẹwú wọ́n ti rí pẹ̀yìnrà pẹ̀yìnrà ẹ̀bẹ́ tẹ̀lé sí ìwé ẹ̀mọ̀ pé ẹ̀mọ̀ ìwé mọ̀ gbọ́ ni Bàbá ló jẹ́ mi lógún. Bàbá ọlá ìtí ni wọ́n lọ́kà láàrín àkìrí tó mẹ́rà. Àwọn ajé mẹ́rẹ́ wọ́n jẹ wọ́n yóò ni. Alọ́ndakùn tí wọ́n láti wá ní tí ó tí ó tayé jẹ́. Wọ́n ti wá ní tí ó tí ó bàyé jẹ́. Ọlọ́lá ìlàhà ìlàmà. Wọ́n Màláwù Wọ́n yáàlẹ́mú mọ́takálàgbàkùn wọ́n mọ́ sọ́wàkùn. Ọlọ́run níbi tẹ́ lọ mo ti mọ̀ ẹ́ mọ́ kan jú, ẹ mọ́ jẹrí ẹ̀yẹ̀ nítorí fẹ́ fẹ́ dídé. Ẹ mọ́ kéjú, owó, ẹ máa pé ẹ̀ẹ́ dúó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe ń tẹ́ tí kálùkù wá bá bí ọlọ́run rà jẹ́ mùgátà wó bí yá alálá ìráha ilẹ̀lá aláwọ̀hámàdù rasulillah ẹ̀yàkùnmọ̀lá ẹ̀yàkùnmọ̀lá ẹ̀jì kéèkéèdélẹ̀ kéèkéèdélẹ̀ káàkiri وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم أنه لا إله إلا الله من باب المعرفة واستغفر ذنبك من باب التوبة وللمؤمنين والمؤمنات من باب الإحسان إلى الغير والله يعلم متقلبكم ومثواكم إذا المقاصد والمطالب التي نحتاج إليها يستفيها الله ويقضيها الله باليسر لا بالتعب ولا المشقة وسي عند مارين في سورة التسوفي يقولون عقلين أقيمني أقيمني أساوني قد أجيز كذا ولا أتضى ديلامي كافو من كاتي كتلي كفا إلي فلو nínú ìmáàmù Bukhari. A ní ní sáàtì tí ìlàmì wà láwú sànàdá ní ilé sáàtì tí ìlàmì, àfá àkànlá ń pè ní Adélami, ó sì dédé nù Yorùbá, pé ìlàmì lédè Lárúbáwá, àmá Adélami lọ́dọ̀ tí a, òun ní mú àti ìwà sánàtì méjì lónìí. Fàmàní àmìlà bẹ̀rẹ̀ tọ́rẹ̀ ẹni bá ti jẹ́ pẹ̀lú ìyọnú èmi ọlọ́run. Olùsímòwó sàdá àgbà ìbáàlì. Ọlọ́run ni wó ṣe nǹkan mẹ́ta fóntọ̀ òun tí ò ní pín láíláíláíláí. Ọ̀rẹ́bù ọ̀ṣọ́ kéré láyọ̀ ká ní tún ó lè dáàlù. Àkọ́kọ́ ni pé ẹni tí súnfẹ́ rẹ̀ ọ láyé kálí tó kó lè jẹ́ àlù èyí tí àyè màkà ò ní gbẹ̀yẹ gbogbo sún fídíò bá máa dúpẹ́ fọ́lọ́run tí ń bínú tí ń kàrà sọ́lọ́run mo gbà àwẹ̀ mo ta ìsùn láàmọ́ nǹkan láìjọ́ iná tá a ti ń ṣe àà ni ní àmá ṣe súnfí lọ bàbá lójòkó yìí kábádágbò kan yóò dàbẹ́ pọ́lọ̀hùn tẹ̀ rí ọkù tí ẹ̀mà nǹkan ni tó fi wọnú márhàlá tọ́lọ̀ mẹ́kọ̀ọ́wọ̀

ọlọ́run ó tàá lọ́rẹ kọ́ máa rántí ọlọ́run ní gbogbogbà bí ọ̀bá ti ṣe sí kìí ẹ̀lẹ́gbìmọ́ kò ní ilé jẹun kò ní ilé ṣe wà máa bàtà láyò tí wà láàmàá bàtí máa bàtí mọ́bàlú kí yọ́wà ní ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run wà pọ̀ ju gbogbo ìfẹ́ yòókù lọ ìfẹ́ ọlọ́run pọ̀ ju ìyàwó tọgbọ ẹ̀tọ́mẹ́ lọ kò ní sí ìfẹ́ rẹ̀ kan lọ́kàn rẹ̀ mọ́ àfìfẹ́ ọlọ́run ọba mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run ó bọ̀nù àṣùkúrú wọ̀sùkúrú wọ́lmàhàfà tí bẹ́ẹ̀ tàbá ti dúró fún yẹn yóò wá kò lórí ìjẹ́ yóò wá láti ọ̀pá nì sórí àwọn ẹ̀dẹ́ èèyàn àwọn náà máa dúpẹ́ fún ọ ẹwọ yẹyẹ sí dúpẹ́ fún bàbá wa ẹwọ wá ti jòkó wájú bàbá nígbà táwọn náà ti ṣe súkúrù fọ́lọ̀ lóòrù lánàá níjẹta ọlọ́run wá ń dá padà lẹ́nìí àmọ́ wa gbọ́dú ààrẹ ọlọ́run wá ní ẹ̀yìn ẹ ma ó tó ẹbá ń dá padà sọ́dọ̀ àwọn èèyàn kan máa ṣe sí kìrù tiẹ̀ náà ní kí bàbá ọmọ wọn ti ń dákọ wọn ní bàbá ò tó wá dákọ ara wọn wọn ń dákọ àwọn àfágbà iṣẹ́ òtìjà nílá ṣe lónìí ẹlẹ́kẹta mahabba nífẹ́ sásíwájú rẹ̀ nífẹ́ sọ́lọ̀ tó bá ti lè nífẹ́ sọ́lọ̀ ọlọ́run àdarí ìfẹ́ ọ̀sọ́dọ̀ àwọn èèyàn wọ́n a máa fẹ́ràn rẹ̀ ìfẹ́ tó lè jẹ kọ́dà yọkà ọláyà bàbá bí bàbá nìsì ibi tá fẹ́ràn bàbá rí àti bàbá ó gbádùn mọ́ wọ́n láàfẹ́ tí wọ́n ti lò sọ́lọ̀ ẹ̀yìn tọ́lọ̀run ò tí ì fira hàn tẹ́ẹ̀tí ní tẹ́jà lẹ́tẹ́ tàjẹ́lé tẹ́ẹ̀tí rí kásà fi ẹgbẹ́ ògbọ́lọ́wọ́ orí wa ọlọ́run torí kòkòrò torí kankan orí ọwọ́rẹ́ mẹ́nà yóò wà dáwà lóhun

bí kọ́ máa ṣájò kó nú lé bọ́lọ̀ ti fi fánàbí tó fi lọ gáàrí lera Onígbàjò kó ta òyìnmọ́ ọlọ́run ní ọ̀nà àzàrí máa ṣe síkìrí ní máa dá وأسمعه كلامي وكلام ملائكتي أسمعه كلامي Èmi ọlọ́run máa fún lọ́rọ̀ mi gbọ́, wọ́n kalama malaikati, ọ bá jẹ́ fèrí lélẹ̀ yọ máa lálà, ọ bá ti wà ní kan yọ máa dá kò ayé, ayé, مولى باسمه يا أتا لسي منه الخلق kò ní lè mú sí kò ní lè ṣe sìná kò ní lè ṣe kan ní ìmọ́ táwọn èyí kún ṣe èmi ọlọ́wọ́n a ìtìjú òun sọ́dọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ tìjú òun náà wọ́n ní lè ṣe àìdá fún Fọ́ọ̀mù sí kìí ṣe ti sọ ọlọ́tí ṣe bẹ ìwọ mọ́tún wá sọ mọ́ títọ tọ́ sọ́run náà ni ó jọba wọn hàn ní mọ̀lọ́lá àwọn gbogbo tó bá ti tọ́tọ́nù ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pítọ́ bá ti fẹ́ràn mi débẹ̀ gbogbo tó bá ti ní lórí ní gbogbo àtàǹbẹ̀ lára tí ẹmọ́rù kú sí wọ mọ́ dáǹsì pẹ́kíápẹ́kíá. Wọ́n àwọn fẹ́ẹ̀rẹ̀ ìhómi jẹ́jẹ́ àti wà láàrin ọ̀rẹ́ àdíjì náà kùn bí ẹjẹ́ àdádó bá wà bá lọ gbáyé àtẹ́kìrò mọ́sà kàdádó. Àtẹ́kìrò mọ́sà àrùjọ́ ìlànà والصبر مدخلهم وفكر ماءهم بسط العلوم لسرع الدين صدرتهم آه. تلك الولايات للأقصى بمأواهم الذكر مسعى رجال الليل ìmá dákọ̀ ọlọ́run ní sí àwọn ẹni ọlọ́run. Nàbìbá ẹ̀hùn. Ilé ẹ̀sì ló yẹ wọn. Wọ́n tọ́bùrù ní ẹlẹ́fẹ́ lẹ́nà. Wọ́n bù rí bu wọlé wọn, wọ́n bá sùúrù pé tó lọ́mbá ti gbé àmọ́ karama. Wọ́n tí kí ó mẹ́rẹ̀ ààrùn. Ìmá wá dákọ̀

Àwọn tó fi gidi wọ́n máa wúlò fáyé ní ẹni ayé láàrin gẹ́gẹ́ bí ábárù tàtàwù ìdẹ́rí. Láyátà ní ọkọ̀ ọmọ mi sí láti ní jú èé. Wọ́n tí wọ́n ń sàǹfà ní fárá ayé ìyàwó wọn bẹ́ẹ̀ lé gbogbo àwọn problem ní ìjẹgún sí ewu yóò wà fi tààrẹ lè yọ máa bọ́ta wẹ́lù ní ìdí. lè sóòdì wọ́n wọ́n àìsẹ̀ àìsáàkì tó fún wọn. nígbẹ̀ هم الخيار من المخلوق من فعطاء ẹni ẹ̀sàn kí wọ́n lọ́dọ̀ ọlọ́run wọ́n wúlò fáyé wọ́n wúlò fún jọba Àwọn òlì dáwé wọ́n wúlò fẹ́ ọdún wúlò fájíjẹ̀lú wọ́n wúlò fẹ́ ẹranko pàápàá àwọn ẹranko atáwà bá wọn àwọn ẹlẹ́ha wọ́n ni bàbá kan bẹ tí ń bá ń bẹ lóko wòlí ni jọmọ ẹ̀nà fílà tó bá tásùkò tí àwọn ọdẹ ń bá ń lé ẹranko bọ̀ ẹranko wà sálọ bá bàbá wòlí níbi tó jòkó bàbá wọn wà dá agbádá rẹ̀ bó ẹranko káwọn ọdẹ ọmọ bà rí káwọn ọdẹ bá wá sáré wájá ah, bàbá ẹranko kan kọjá ní àyá kò tí dé yìí èjì dé ilé ọdẹ bá wá lọ àbí àbẹ̀dí nílé ẹranko bá lọ tán bàbá wà ìjẹdẹ ẹranko máa lọ ń tiẹ̀ máa lọ wọ́n ń sànú èèyàn wọ́n ń sànú àìjẹ̀ wọ́n tó ń sànú ẹranko ewó ni wọ́n ń ṣe tó ọjọ́ Ara wọn ni bàbá Abúgbákìrì Yusuf bá fi àgbádé yìí o. Ara àwọn tán wúlò fáyé nínú àwọn wòlé ọlọ́pọlọ́jà rí bàbá fẹ́. Àdánà dáwọ́ látàhún mú ra mánú mẹ́fẹ́ wá hàn. Wà mí ní ọmọ ṣe ògbó bàkìrì àgbádé hùdá, àdámàdá ó مثواه ومنهم شيخه بكري أباد هدى أدام ذلك وما كان مثواه ودافع لكه ما كان مثواه Àwọn àgbàlagbà lọ. Ẹ̀dàkùn ẹgbẹ́ àgbàdo àdábàbà dúró. Bíbẹ̀ Kámàbà sọ́ọ̀tì. Inú èèyàn tó rí báyìí tó kó èèyàn jọ báyìí. Èèyàn tó rí báyìí tó kó kó pàdé. Ẹ̀lá ó ti ṣẹ́ débẹ̀. Ẹ̀lá ìgbó èèyàn ló kí bàbá yóò fún ní sí. Ẹ̀lá ìgbó èèyàn ló kí bàbá yóò lọ ní. Ẹ̀bá sọ pé Allahu Akbar. Ẹ̀bá wí dáadáa Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah. الله أكبر الله أكبر ولله الحمد ولله الحمد قد جاءكم إلى بالبلاء الله الرحمن الرحيم لقد جاء الرحمن الرحيم إلى بقريش إلى بهم لك الرسال والصيف فليعبدوا رب هذا البيت الذي أجابهم من جوع وآمنهم من غرهم لقد جاء رسول من أنفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فلعزي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله ذكري ذكري بعد ذكري أدعو أوضعه بعد ذكري أدعو أوضعه Ọzọ̀ ní kìrí àìyà bẹ́ẹ̀. Ọjà màlà tán àwóyà bẹ́ẹ̀. Àwòrí jẹ ẹ̀yà yóò ti wà álà o. Àbíkìrí Àzíkìrí ilẹ̀ ẹ̀dọ̀ nínú ọgbọ́jẹ̀rẹ́ ṣe tán ààrẹ ẹ̀rẹ́ ìrú. Àjọ́ ìjọ́ sọ́lọ́sọ́lọ́